الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين السلام عليكم ورحمة الله وبركاته التي الله إلى يلونني التوحيد الألوهية إما gbé gbogbo ìjọsìn fún سبحانه وتعالى so da tikaya Qur'an tolon so ni Qur'ani pé wa ilahukum ilahun wahidun la ilaha illa huwa arrahmanur rahim dájúdájú ilahu yin Ọlọ́run ọba yín tẹ́ gbọ́dọ̀ máa jọ́sìn fún Ọlọ́run ọba yín tẹ́ gbọ́dọ̀ máa dájú gbogbo nǹkan tá bá tin pè ní ìjọsìn tá bá ti lè gbé kíní ìjọsìn ni Ọlọ́run ka tẹ́ gbọ́dọ̀ máa dájú rẹ̀ ko ọ̀nà ni Allah Ọlọ́run ni la ilaha illa hu kò sí ẹni kankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo ayafi Allah subhanahu wa ta'ala wa huwa Ar-Rahman Ar-Rahim kódà Ọlọ́run ba gato ni Ar-Rahman àti Ar-Rahim wa qala an-nabi sallallahu alaihi wa sallam hina arsalahu ila al-Yaman li mu'ad Mu'adh nígbàtí nabi sallallahu alaihi wa sallam tí unga mu'ad bin Jabal radiyallahu anhu tó rán lọ sí Yemen annabi sọ fún yi pé falyakun awwalu ma tad'uuhum ilayhi jẹ́ kó jẹ́ pé nǹkan lákọ̀ọ́kọ́ tó pè wọ́n sí ọ̀nà ni ṣàhádàtà Allah ilaha illallah ó ní ìjẹ́rìí pé kò sí ẹnìkankan tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn lódodo àyàfi Allah subhanahu wa ta'ala jẹ́ kó jẹ́ pé nǹkan àkọ́kọ́ tó pè wọ́n sí lérè ta'ala ọlọ́tún sọ́nà anẹ́bìsọ̀lọ́sán tó kí ọmọ kọ́lá la ilaha illallah wa kafara bima yu'badu min dunillah haruma damuhu wa maluhu àdìtìká ilé náà sí iwájú ilé tí a wà ṣára ilé yìí náà ni máa huwa tawhidul asma'i wa sifat ìwọ̀n wọ́n pè ní tawhidul asma wa sifat oná ni èyí ma fi àwọn orúkọ tọ́lọ́mbá fi ròyìn ara rẹ̀ a ma fi pè àwọn ìròyìn tó bá ti fi ìròyìn ara rẹ̀ nìkan lágbìdọ̀ máa fi pé so àfáà ń ṣàlàyé pé huwa ìfìbátù ma wasafa Allahu bihi nafsahu fi kitabihi òní ká fi rinlẹ̀ àwọn orúkọ wo ní Ọlọ́run bá fi pèrà rẹ̀ nínú Qur'an aw wasafahu rasuluhu sallallahu alaihi wasallam fi ahadihi sahihati ala al-haqiqa òní pé ká tó ma fi òyìn Ọlọ́run bá àwọn ìròyìn tí annabi sallallahu alaihi wasallam tí ó fi ròyìn Allah gẹ́bí ìgbà tí annabi sallallahu alaihi wasallam pé ah, inna Allaha ah, huwa aljamil aljamil ni Allah assalamu ni Allah annabi sallallahu alaihi wasallam ó fi àwọn ìròyìn yìí ó fi ròyìn Allah subhanahu wa ta'ala bila ta'wil àgbìrọ̀ wá fún àwọn orúkọ àti ìròyìn ní ìtumà míì wala tashbih àgbìrọ̀ fi jọ tiwa agbùdọ̀gbà yí pé ọlọ́ọ̀bá fi ọwọ́ rìn ara rẹ̀ nínú Qur'an tọ́lọ́bá ń sọ pé yadullahi fawqa aydihim agbùdọ̀gbà yí pé ọlọ́ọ̀bá ní ọba sami'un basir lóhun ọba tó ṣe pé sami'un ni ọba tí ma ń gbọ́ ni basirun ni ọba tí ma ń rí hikma ń bẹ Allah àti bí ẹbẹ̀ lọ nínú àwọn ìròyìn àwọn ìròyìn yìí agbọ́dọ̀ wá fi ìròyìn agbọ́dọ̀ fi ìròyìn ọlọ́ọ̀bá ni kí nìdí ọlọ́run ti fi ìròyìn ara rẹ̀ Ànábì ti fi ìròyìn ọlọ́ọ̀bá in ta agbọ́dọ̀ wá ṣe ní wípé agbọ́dọ̀ fi wé téèyàn tó wá ní pé àkódà sórí àbí kí ẹ máa píkẹ́ ọwọ́ kan fún Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ní ìtọ́lọ́wọ́ bá òfin wọ̀nyí ara rẹ̀ wala temthil temthil o ní pé ká mọ́ fún ní example bí ọwọ́ Ọlọ́run Ọba bí a bá ìjọ ṣe rí ìmọ̀ Ọlọ́run Ọba ó yàtọ̀ sí ni annisiyar lè ṣe wá zuhul olìbá ìmọ̀tíwá ìfọ́núfọ́ra olìbá ìmọ̀tíwá olìmọ̀ kẹ́ni ṣe ká bèèrè lọ́wọ́ rẹ̀ kó tún ah, kó má tètè rántí kó ẹ̀ṣẹ̀ ma kráàkì brain ẹ̀ àmọ́ lọ́wọ́ bá ìmá rẹ̀ ń kọ́wọ́ ìkankan ò lè ṣe kíni kò lè bá nínú àwọn àbùkù àti àwọn ilé tí a tó fi tó ń jẹ́ àwọn àbùkù fún ìmá àtẹ̀yẹ̀ yìí ìmọ̀ lọ́wọ́ bá kò àìmọ̀kan ò gbáwájú ẹ̀ ilmun azaliyun ilmun qadim ìmọ̀ tó ṣe pé ìkankan ò gbáwájú ẹni ìmọ̀ tó ṣe pé àìmọ̀ kò ní kẹ́yìn ẹni kò tí ẹ̀ ní kẹ́yìn gan so ó wá rí pé ìmọ̀ Ọlọ́run bá yàtọ̀ sí ìmọ̀ àtìyàn so tí wá ní kí Ọlọ́run bá nímọ̀ ìwọ náà nímọ̀ ìwọ náà ti mọ̀ rí pé ìmọ̀ yàtọ̀ hakim ẹbọ̀ amọ́ sọ pé lágbájá náà hakim ni nínú àwọn hukama àwọn ọ̀jọ̀gbọ́n ni hikma yàtọ̀ sí hikma hikma tèyàn a máa fail ó lè rí pé dáka gbé kí ní sí in tí hikma bá mú ní ó lè fail hikma tọ́lọ́bà ò lè fail tó wá ní kí ọlọ́bà azizi ni èyàn yìí náà azizi lè náà ìzà yàtọ̀ sí ìzà ìzà tọ́lọ́bà ìzà agbára tí ó sàbò sí bẹ̀ ni agbára ọmọ èèyàn àbùsí àmọ́ wọ́n gbà mí ló jẹ́ kí ẹnu pé ta'khuduhu al-izza bil ẹ̀yìn ìzà agbára lè gbé okó sẹ́sẹ̀ kó bá nǹkan jẹ́ kó ní ẹmú ẹpa wọn agbára ń bẹ ẹpa ogun ọ̀dánù bẹ́ẹ̀ni agbára ọlọ́ọ̀bá wá ní irú àwọn kan báyìí kí ń wọlé tọ́ so ló jẹ́ pé <clears throat> kọ̀tọ́ ká mọ́ fi àwọn orúkọ ọlọ́wọ́ ọba àti àwọn ìròyìn ọlọ́wọ́ ọba ká mọ́ fi wé téèyàn àbí ká mọ́ fi wé ti ti nǹkan mi wà látẹ̀kí àsìgbọ́dọ̀ máa bèèrè pé bóò ni ẹ̀dàfẹ́ bóò wà lè ṣe ní ọwọ́ ọlọ́wọ́ ọba ṣe rí wọn náà ẹnikí ọlọ́ọ̀bá istawa alàl'arṣì ọlọ́ọ̀bá gòkè alàrṣì lọ lẹ́gbà tó dáyé àti ọ̀run bóò ló ṣe gúnná tí ń gún stẹ́pù lọ sókè báyìí ni ẹnikí ọlọ́ọ̀bá mọ́ ń sọ̀kalẹ̀ wá sí sánmà ayé ní gbogbo òru tó bá ti di ìdákẹta òru ìgbẹ̀yìn tẹ bá tàlíẹ̀ tó fẹ́ báyìí o kó wá gbà tàlíẹ̀ tó fẹ́ báyìí kó wá gbà nígbàtàwọn èèyàn ń sọ́lọ̀ bóòlẹ̀ sọ́lọ́mọ́ ń sọ̀kalẹ̀ yìí sọ́lọ́mọ́ ń go step wá sálẹ̀ ni sọ́lọ́mọ́ ń ṣe báyìí sọ́lọ́mọ́ ń ṣe kí wá mọ̀ bí orí àwọn questions yẹn gbogbo àwọn kíní nǹkan èyí ò gbọ́ tawhidul asma'i wa sifati yẹni bọ́lọ̀ ṣe ròyìn ara wannuzul sísọ̀kalẹ̀ tọ́lọ́mọ́ ń sọ̀kalẹ̀ ogúdọ̀ bí kébò lọ́lọ́ sí jùkú sórí àga àrà ṣe tọ́nà bá jùkú gan ni tó nàró ni tó fẹ́ gbẹ́lélẹ̀ ni kò sí ìfẹ́kà wọ́n jẹ́ fún mọ̀sítáwà ọlọ́bá gòkè àrà àrà ṣe lọ́nà ìwọ mọ́ wùlẹ̀ bèèrè ogun àwọn questions yẹn àbí kí ẹ má fi ọpọlọ yẹn kí ẹ má fi rún wàlíẹ́d gẹ́gẹ́ bẹ̀ mimma yaliku bi kamalillahi ta'ala ní àti bẹ́ẹ̀bẹ̀lọ nínú àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú pípí ọlọ́wọ́ bá lọ́lọ́bá fi ń sọ ní Kùránì pé laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul basir ọlọ́ni kò sí kẹ́kẹ́ tó dà gẹ́gẹ́ bí òun ọlọ́wọ́ bá orí báyà bí kò sí tó dà bí ọlọ́wọ́ bá ọlọ́wọ́ kọ́kọ́ ṣe nafiyu at-tamthil wa at-tashbih ẹ̀ nìkan tó dà bí ọlọ́wọ́ ni ọlọ́wà ní wa huwa as-sami'ul basir nafyu at-ta'til ọlọ́kọ̀ọ́kọ́ ní kò sí tó dàbí o tó ti bẹ́ẹ̀ náà sami'un basir tó lóhun ọba tí ma ń rí ọba tí ma ń gbọ́ ni so kọ̀tọ́ kí ìyàwó èèyàn lọ́ba kí a náà ẹgbọ́ lọ́lọ́ba ń gbọ́ tẹfà lọ́lọ́ba ń gbọ́ tẹfà lọ́lọ́ba ní sọ̀rọ̀ ah Allah bá ń gbọ́ ní gbígbọ́ tó bá gbígbọ́n rẹ̀ mú ní èyàn náà ń gbọ́ ní gbígbọ́ ní gbígbọ́ tó bá yẹpẹrẹ ti wá mú àti àìpé ti wá mú àwọn náà ń rí ní rí tó bá àìpé ti wá mú àti yẹpẹrẹ ti wá mú ní ló jẹ́ kí ọlọ́ọ̀bá máa lálà ọlọ́ọ̀bá àwọn òsà tẹ́ ń ṣe tẹ́ ń torí tẹ́ ń ṣe bọ̀ pẹ̀lú tẹ́ fi wọ́n ṣe bọ̀ pẹ̀lú ọlọ́rọ̀ rẹ̀ fasaluhum ó yẹ ma bèèrè bọ́ṣẹ̀ lọ́wọ́ wọn in kanu yantiqun tán bá ní sọ̀rọ̀ ìtumọ̀ ní kí ọlọ́ so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ilé gangan ni tawhidul asma'i sọ́lọ́ gẹ́bẹ̀ ni ànẹ́bí sallallahu alaihi wasallam ipe yanzilu Allahu fi kulli laylatin ila sama'i dunya ọlọ́ọ̀bá máa sọ̀kalẹ̀ ní gbogbo òru a máa sọ̀kalẹ̀ sí sama ayé a so túnmẹ̀ ní kí yanzilu nuzulan yaliku bi jalalihi wala yushbihu ahadun min makhluqatihi ọlọ́ọ̀bá máa sọ̀kalẹ̀ ní sísọ̀kalẹ̀ tó bá gbígbàngbà rẹ̀ so agbọ̀gbọ̀ ibẹ̀ so inṣáàlá ilé ni díẹ̀ tí a kan ṣàlàyé fún wala aláwọ̀rẹ̀ an bí Allah subhanahu wa ta'ala kó ṣe dáadáa fún en ko kawa so hada wa sallallahu wa sallam ala muhammadin sallallahu alaihi wa sallam wa ala alihi wa ashabihi wa sallam wa subhanaka allahumma wa bihamdika wa ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi